بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ

ìrẹ́ ọlọ́run jẹ́ kí n rí funfun kí n ṣe kí kí n rí funfun white white tàbí kí n rí omi tó ń sàn odò tó ń sàn yóò pẹ̀lú àlàbẹ̀ tí ọba ní dá jẹ́ kí n rí èdú àbí èfin àbí dúdú bọ́wá sùn lẹ́yìn ti ara kan tó bá rí white white lórí tí òjò ń rọ̀ yìí tó bá jí gínú sí yóò ládúrà ti gbà ìsára ti sẹ́gẹ́ mi ìsára ti mú ó jáde ó ti jáde a lè ìsẹ̀kára tó bìdì ríyà ìsẹ̀kára ti bídí àpọ́nbélé eléyìí dàmtẹ́rì sunna kò sí ọ̀n gbárú ẹ̀wà ní sunna nábì wà rárá wọ́n wá dúdú kí wọ́n wá búrú kí àwọn bídá náà nìyẹn yóò sínú sí kára tí a ní Muhammad sallallahu alaihi wasallam ìsìkára ìwárí sí ó ní àkàṣe súra kàtà àmá kí mẹ́ àbámbà maramadọ́wà gbogbo àwọn àmà pé kún tàbá fẹ́ kí láyé àkọ́kọ́ dá gbọ́dọ̀ kọ́kẹ́ ní suratul Fatiha rákà mí láti kí lẹ́yìn náà kò sí súra tó lè ké kò sí kẹ́ni kò sí súra tó lè ké lẹ́yìn fatia kò sí fara yọ́rọ̀ bẹ̀sẹ̀ nílẹ̀ yìí kó tẹ̀sí yí pé àwọn àbá kan àwọn kan tó àti súrátù súrá àyà tó pé wáyà kàtà àwọn àyà kan bẹ́tẹ́ máa bọ́ wáyà kàtà níbẹ̀ àwọn àbá kan tó sẹ̀sà yẹn láti la wọ́n pè sí kára gbogbo yẹn ò níìdì lẹ́yìn fájà ẹni súrá. máa tayá sáró lẹ́kì. tó bá rọ àdọ́nù bàbá kíráká méjì tání láti kíráká méjì rẹ̀ tí a ṣe kádó sálámà ní àbáyé sálámà tí kádó ṣe àbá ń fa mara wọn lọ́wọ́ àwọn kan nígbìyàn bá parí àtàáyá yóò ṣe ńgbọ́bá ṣe ń kú sálámà àwọn kan ní onílé sálámà tán kọ wá ṣe ṣe tó lè ṣe ń gbogbo ẹ̀ náà lè ṣe kí ni ọmọ bá sálẹ̀ tó kún lé lórí ó nìyẹn ó jẹ́ gbèsè ẹlẹ́ẹ̀kẹrin gbèsè ẹlẹ́ẹ̀kẹrin ẹni ká ṣe kí ni wọ́n ni ká ṣe níbi ìṣẹ̀ṣà ìṣẹ̀ṣà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kùlùwíhìmá mímọ̀ harramal islam min az-zawjat wal خلوهما مما حرم الإسلام من الزوجات والأزواج kí a méjèèjì àtọkọ àti ìyàwó dájọ́ fẹ́fẹ́ra ẹni kí wọ́n mọ́ kangakanga kó ná àwọn obìnrin tẹ́sìnlá gbọ́dọ̀ fẹ́ àwọn ọkùnrin tẹ́sìnlá gbọ́dọ̀ fẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ bá fẹ́ sẹ̀sà ní ẹwọ ààyè sẹ̀sà tí ṣẹ̀rí aláàgbọ́dọ̀ fẹ́ lóbìnrin tàbí lọ́kọ ààyè sẹ́gẹ́ ni ààyè sẹ̀sà yìí sí àrí abásọpá àgbọ́dọ̀ fẹ́ àgbọ́dọ̀ ṣe alẹ́ṣà àwọn iná ń pè ní al-muharramat minan nisa al-muharramat minan nisa àwọn nǹkan àwọn obìnrin tó dé ìwọ̀ tókùnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ torí díẹ̀ obìnrin lè dá kó sí wùyàn ọkùnrin lè dá kó sí wùyàn sọ wà ní ọ̀gbọ́dọ̀ fẹ́ àbí òsì bẹ̀ torí díẹ̀ àwọn obìnrin dá gbọ́dọ̀ fẹ́ ìwà pọ̀ àwọn ọkùnrin dáa gbọ́dọ̀ bẹ́ẹ̀ wá pọ̀ àwọn àwọn abìkan bẹ̀ tọ́lọ́ ti wá kójọ pọ̀ ọlọ́run tó kíni ọlọ́run kójọ papọ̀ ní ẹ̀ṣọ́tún nìsá ṣọ́tún nìsá ọlọ́run kó wọn jọ papọ̀ káwọ́ àyà 24 23 yeah. حرمت عليكم ummahatukum ìrẹ́ mùsùlùmí mọ́ gbọ́ tọ́lọ́bá ń bá wá sọ ọlọ́ni hurrimat alaykum ummahatukum ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin asílẹ̀ ìwọ̀ fún yí ummahatukum àwọn ìyá yín àwọn kíni àwọn ìyá yín tó bí èwọ̀ ni agbọ́sẹ̀gẹ́ ni agbọ́dọ̀ fẹ́ wọn agbọ́dọ̀ fẹ́ ya wa agbọ́sẹ̀gẹ́ ni agbọ́dọ̀ fẹ́ ya wa haram gbọ́gbí ààrẹ dàádó agbọ́dọ̀ mú ẹ lójú àwọn ẹ̀fẹ́ ya wọ́n bá ya wọ́n sọ ní sí àwọn ìyá náà tẹ́rà lẹ́bàá ọmọ wọn ní ìsinmi láyé bàjẹ́ dé ẹlẹ́ẹ̀kejì wàbànátùkùn àwọn ọmọ yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn àwọn èèyàn sùn ní sí ọmọ wọn kódà ti rí ẹni tọ́mọ ẹ̀ lóyún fún ìjọ òjì ẹ̀jí ìpẹ́ ní tẹ́nìkan wá bá mi obìnrin kan wá bá mi sùkú ní wọ̀rù wọ̀rù ó ní ìmọ̀mọ̀ ẹgbà mi ọkọ mi bọ́mọ mi sùn ìyàmílà wàá mọ́ ọmọ kúrò lẹ́nu wàá mọ́ ọlọ́dọ̀ ìyá rẹ̀ kò sí èrò ta kò sí gbọ́ ọlọ́ngàdì ẹ̀fẹ́ sí kò tí ì lóyún ọmọ ààrẹ ò tí ì lóyún fún bàbá rẹ̀ ìlàyé bàjẹ́ tó mọ́ bá ń sọ̀rọ̀ yóò ẹlẹ́ẹ̀kẹta wà á kọ́ wà á tukùn àwọn àǹtí yìí àwọn ẹ̀gbọ́n yí àwọn abóyìn lóbin jájọ bí pọ̀ ìyá kanáà lóbin bàbá kanáà lóbin ìyá àgbà lọ́pàá yípọ̀ bá lọ́pàá yípọ̀ ìyá nìkan lọ́pàá yípọ̀ èèwọ̀ ni ẹ̀gbọ́dọ̀ fẹ́ báyìí kan dáadó wà á máa túnkún àwọn èèyàn fẹ́ àbúrò wọn o wọ́n fẹ́ ẹ̀gbọ́n wọn o abákọ̀mọdé rẹ̀ ọ̀kan náà ọmọ kí o èmi abákọ̀mọdé tí wọ́n sọ ìdílé lógún ọdún Ọgbọ́n bí jẹ ìgbàgbọ́ ayé ni. Ṣé ìtọ́gbọ́ kan? Èyí fi di lọ́gbọ̀ ọdún, ọ̀rọ̀ mọ́ fẹ́ bá yín sọ ilé lọ́gbọ̀ ọdún. Lọ́mọ kí wọ́n bá dé ọmọ fún tètè ní. Olùsáàsì lórí ìmọ̀ kí ló dé wọn àtẹ̀gbẹ́ àtàbúrò ìrò obìnrin ajọ́ ń gbélé ó ní mi ń bá búrò mi sùn lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ni ó lóun dédé mọ̀ ó ní tóun bá sùn lọ kódà wọ́n máa gbé iná wá sójú òun yọ́ máa fi iná sí lókè báyìí mú ọmọ gángan àtọ́lá ìwò tí wọ́n ti sùn ní tó máa ti wá sùn lọ àlọ́ ọ̀bà kúrò òun lóòótọ́ òṣùọ̀ lóòótọ́ sí kíni wàá mú wàá mú o ní kó bá ti tó ń pín náà sí ẹlòdò kó díjú pa má ṣe o má ṣe kíni má ṣe ojú yẹn tí bá ń kó aṣọ lára àbúrò rẹ̀ má sọ̀rọ̀ o má ti wí gangan o tó bá dágàgà lóde lórí má ti wí gangan o yóò ti nǹkan bọ̀ lábẹ́tán wọ́n ni wọ̀dá mi bọ̀ọ̀dá mi bọ̀ọ̀dá mi tó sì dá bẹ́ẹ̀ eh, alẹ́jọ́ ìrìnà ló mú ha olú pàmílímọ̀ pàmítà pàmílímọ̀ pàmítà ọmọbàdé ó náà ìsáàfì ló mú lọ sọ́mọ̀ bá rẹ̀ ń lókè kí wọ́n mọ́ yẹ́kùn mẹ́yẹn mọ́sàn tó fẹ́rẹ̀ bí àfáà rẹ̀ ní ọmọ yẹn ọgbọ́ ọ̀sùn mẹ́yẹn máa lẹ́sẹ̀ mú kún bẹ́ẹ̀dẹ̀ nínú bàbá ọmọ ọmọ tó ṣẹlẹ̀ lọ́hùn ilé ayé àwọn èèyàn nu ó èèwọ̀ ní o lẹ́yìn ojú mélòó orí mẹ́ta wà á máa dùn àwọn àbúrò bàbá yín lóbìnrin àtàgbàbá yín lóbìnrin báwo gan dáa tó ẹ gbọ́dọ̀ fẹ́ wọn á mọ̀ wọn obìnrin lọ jẹ́ ṣùgbọ́n ìdílé bàbá ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóbìnrin àwọn bàbá ẹ̀ lóbìnrin kódà kó sọmọdé ọgbọ́dọ̀ fẹ́ wà kọ́ọ̀lá túnmù àwọn ẹ̀gbọ́n ya yín àbúrò ya yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ yín ti ìdílé ìyá ní kálà náà wà bá náà àwọn ọmọ tí àwọn bọ̀ọ̀dá yín bí wọ́n bí ẹnìkan lé ní ọkùnrin ní tàbí ẹni bíbí ọkùnrin ní ọwá bí ọmọbìnrin ọmọbìnrin rí ìwọ ní fún mi ó náà wọ́n bá náà tún lè bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin àwọn àti wá àwọn jájọ bí wá pọ̀ àbúrò mi tí a ń bí lé mi lóbìnrin tàbẹ́gbọ́n mi tí a ń bí mi lé ọwá bí ọmọbìnrin ọmọbìnrin rẹ̀ ìwọ ni fún mi gbọ́dọ̀ fẹ́ o. wà á má túkúmù láti àrùdọ́ ìnàkùn. gbogbo obìnrin tá a bá délé mú nígbà ya rẹ̀ ya wa ni kódà gbogbo jọ́ ìlànà mú yàn nígbà tí a wà ní ọmọdé ọyàn tí mú ní dàgbà tá a ti orí mọ́mú yàn ọkàn pa ni o fà bá ìgbà ní bóyá mo sunkún ní rọ́tí lẹ́nu ó o á fà á fà á fà á fà ìbàdà ẹ̀rẹ̀ ẹ̀kún ó di ìyá mi o kí ló lọ́ di ìyá mi mo mú yẹn nígbà àyà rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ náà ti di ẹ̀gbọ́n mi àtàbúrò mi bí ìyá rẹ̀ ṣe dé ìwọ̀ fún mi làwọn gbogbo àwọn ọmọ ẹ̀ náà dé ìwọ̀ náà wà á kọ́ ẹ̀yìn obìnrin tẹ́ẹ̀jọ́ ọmọ lásìkò kan náà tí ọmọ ẹ̀nẹ̀kọ́ máa sunkún ẹgbẹ́ rẹ̀ ẹba rẹ̀ lọ́yẹ̀ lórí ààrẹ ń dòsí ẹ láti máa kí ẹ wọ́n ti dẹ̀ bínú wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ ewọ́ ni kíkọ́ sí ẹ̀rẹ́ lásìkò wọn sàábé ọmọkùnrin kan adọ́bìnrin kan wọ́n mú yẹn gbá ayẹ nìkan náà gbọ́n wá dàgbà wọ́n fẹ́ra wọn ó ti wà nílé ọkọ ìyàwó ti ọkọ ti bẹ́yàwó ìyàwó ti bẹ́lẹ̀ ọkọ tẹ́ǹpẹ̀ kọ́lá yà lọ ní wá ló ń jáde lọ ìyá kan wá rí wọn ní ẹwà bó o lẹ jẹ yín ìyàwó mi náà kọ mi rí ẹ ẹ ẹ o lè fẹ́ léyìí lára mi mọ́kà ló fi ṣẹlẹ̀ mọ́sàbí wa gbéra lọ sí màjínà ọlọ́pàá anábìlọ́ láti lọ sọ sẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ anábìlójú ẹsẹ̀ ẹ̀sì ìyàwó àtọ̀kọ́mà lójú ẹsẹ̀ ẹ kì í ṣe ìyàwó àtọ̀kọ́mà náà wà á kọ̀ wá túkùn mìíràn rọ̀dọ̀ á bẹ́ẹ̀ náà nù àwọn ọmọbìnrin tẹ́ ẹjọ́ mìíràn bí kan náà ìwọ ní ẹ wọn wàhùnmáàtú ní sáàikùn àwọn àyà ìyàwó yín oníyàwó lè ya rẹ̀ ìwọ ní à nǹkan bẹ́ o nǹkan bẹ́ o àwọn èèyàn tó kúrò lọ́dọ̀ ọlọ́run látàkà máa rúfin ní àdúgbò kan ní Ọ̀ṣun state abákọ̀ọ́dé mọ́bẹ̀ olówó láìdáǹsì olówó gan ó wá jayé yẹn pọ̀ ó sì kíni ó jayé náà pọ̀ àwọn ìyàwó tó fẹ́ sílé tí ìyá wọn bá wá yóò bá wọn sùn adùsìyàn ìmì ní ìyá ìyàwó kọ́ wá wá kan òun ọ̀wárí <laughs> ọwọ́ ọmọ ìwálé ọkọ̀ rẹ̀ mi ò kù ìtàn tó sojú mi ní o ní ilẹ̀ súnbí agomi mẹ́wàá ìyá sùn sí yàrá ọmọ rẹ̀ lọ́kọ́ dé lóní kí ọmọ jáde ló bá bẹ́ẹ̀ kí àmọ́lẹ̀ ìyá bá lẹ̀ ní bá ń lè yà kí àdúgbò ó lè dé lè yà mí ẹni ẹ̀ẹ́ ní ẹkùn ọ̀hún tó wà á yàbá sí jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ káàkiri ẹgbà mí orí àti kúrò sí o ah. a ọjà yìí ẹ pọ̀ yá ìyàwó wa èèwọ̀ ní o àgbọ̀ sí kíni a ò gbúdọ̀ fẹ́ wọn wàrọ̀bá ibùkún láti fi hujúríkún mẹ́nìsá ikún láti àwọn ọmọ tíyàwó yìí ní síbì kagá ló fẹ́ yìí tọ́jọ́ ọmọbìnrin ọgbọ́n ni àwọn ọmọ tíyàwó yìí ti bí síbì kan tó wá jọmọ obìnrin kí wọ́n tó fẹ́ yìí kí wọ́n tó fẹ́ yìí náà sì ti bí ẹ gbọ́dọ̀ fẹ́ wọn o ẹ fẹ́ wọn àdúmọ̀jẹ̀ ń wọn ẹsẹ̀ kí ni tẹ́ ti wọlé tó àwọn ìyá wọn ìwọlé wọ́dé sí mo fẹ́ fẹ́ ya kan mo bá sọ̀rọ̀ lọ́wọ́ ọgbọ́ni mo ní mo fẹ́ fẹ́ ya kan àyàkùn <laughs> la bá fẹ́ fẹ́ ìyá kan mo ti bá sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n sì bá ìyá yìí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́bàá rán ọmọbìnrin kan sí mi oníkọwàá gbé iṣu àtẹ̀wà fún mi ọmọ yẹn ṣe rende ọmọ ta ní lórúkọ ẹ ó ní òkáyà alájà lẹ́nu kí wá gbé fún yìí ọmọ wọn ní ọmọ wọn ní oníbẹ̀ ẹ̀mí ok ó ti dá tọba délé sọ fún ọfẹ́ rà láàjà ọgbọ́n ni tọba délé sọ fún ọfẹ́ rà láàjà ẹwà wà bàbá mi ah kò tí rí nǹkan mìí mọ̀fẹ́fẹ́ ọmọ yìí mọ̀fẹ́fẹ́ báyìí ẹjọ́ ni ẹjọ́ dúró lẹ́rùn ẹmọ́jẹ̀ kú sí lọ́rùn <laughs> tí a bá ti lè step down yàtọ̀ gẹ́ni tí a bá ti lè step down nígbà tí mi ò tí ìwọlé tọ̀yá yẹn kò lè fẹ́ pẹ̀lú hmm. bá délé gúnlẹ̀ kan tàbí àkọ́kọ́ òjìdì ọmọ ẹ̀ ti di haram ọlọ́sọ́mọ̀ yẹn àwọn tẹ́ ẹ̀ tí ìwọlé tọ́. aláti dakhaltum bihim. ìyẹn lè fẹ́ dábàá ti wọlé tọ́ yẹn lè àwọn yẹn mọ́. fa illam takunu dakhaltum bihim na fara junaha alaykum. tó dábàá ti wọlé tọ́ ya wọn kò sẹ́sẹ̀ fún kẹfẹ́ wọn kò tí ìtọ́tọ́ tẹ́ ìwọ̀ yìí sọ̀rọ̀ lọ́ni under process lọ́wà ẹ̀ ti conclude. náà. وحلائل أبنائكم الذين من أصلابكم bẹ́ẹ̀ náà níyàwó ọmọ yín ọmọ tí ó ṣe pé náà àtọ́yìn ló ti jáde bàbá bí ọmọkùnrin ọmọkùnrin wá fẹ́yàwó ìyàwó ẹ̀ èèwọ̀ ni àmì sí báyàwó ọmọ wọn sún gbogbo ẹ̀ láàrín ìpọ̀jẹ̀ lọ́wọ́ tọmẹ̀ tráfù bàbá ló kúrí lórí àwọn ọmọ ẹ̀ èèwọ̀ ní ọmọ tọ́bá ti yí pé abẹ́ wa lábí bí ìyàwó ẹ̀ ní ìwọ̀ ní náà wà á tẹ́jì máa ń báyìí lẹ́lú jẹ́yìn bákan ní ìwọ̀ ní kẹ́ẹ̀kọ́ ọmọ ìyá àbọ̀ bàbá méjì pọ̀lẹ́ kan náà sí abẹ́ àṣẹ ọkùnrin kan náà ẹ̀rí ìyá kan bímọ ó bí méjì asana àti Hùsẹ́ínà ọba ni mo fẹ́ fẹ́ méjèèjì èèwọ̀ ni o tàbí òtí ẹ̀mí ọkọ̀ onádìbútọ̀ ìbá olúmíṣà kìrà wọn gbọ́ wà ń lé mi lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ ọkọ̀ ọmọ bàbá àwọn òyà méjì pọ̀ sí abẹ́ ọkọ̀ ìkànnà lẹ́ẹ̀kan náà àyàfi tọ́kàn kọ́ni sílẹ̀ mo fẹ́ gbọ́n ọkọ̀ ọlẹ̀ tàbọ́kan bá kú lókù illa ma qad salaf àwọn dáàsọ ti lè ṣẹlẹ̀ lọ èyí tó ti ṣẹlẹ̀ náà ti lọ òfin tó ń dé lélẹ̀ púpọ̀ pọ̀lọpọ̀ dáàsọ náà ṣẹlẹ̀ ń jàhìlíyà ọlọ́ní àyàfi tó ti lọ inna allaha kana ghafuran rahima ọba ti bá yín sọ̀rọ̀ bá ti forí bá wàlmùsọ̀nàtù mìíràn nìsá. bẹ́ẹ̀ náà ló tó dé ìwọ̀dá ẹ̀ gbọ́dọ̀ fẹ́ òun náà làwọn obìnrin ti bẹ́ẹ̀ lé ọkọ ọbẹ̀ lábẹ́ ọkọ kan kò gbọ́dọ̀ mú lójú o. ilá máa malakat aymanukum. ọmọ bíi adé ẹni ilẹ̀ Yorùbá láwa alùpùpù gbàyàrí sí ni. Hmm. mo gbàyàrí sí lọ́wọ́ bàbá rí sí bàráàmù ni yẹ kí gbàyàwó ní ẹ̀sìn wa gbogbo omi tí wọ́n bá ṣe tọ̀lá àkẹ́ dábálà fẹ́sì náà láti gbogbo ọmọ tó bá fi fún wa ọmọ àlè ní Allahu Akbar mo ni mo jáyé òyìn gbígbàyàwó èwọ̀ ni òjòjú lẹ́yìn ọkọ agbọ̀rọ̀fẹ́ torí pé rọ̀bẹ́tẹ̀tẹ̀ òjí ìyà kọ̀ ìmọ̀ ìsepọ̀ ọkọ láyé àti gúnbẹ̀ sísísí náà illa ma malakat aymanukum ayà abúlábẹ̀ yí pé ogun dé lẹ́wà lọ kó ogun ẹwà kó omi bẹ́ẹ̀ lẹ́lọ́lọ́gun ọlọ́kọ̀ọ́ bẹ̀tíkólógún ní jẹ́rú bàbá kan ní ọkọ̀ ní àtà sókò ẹrú yẹlókù ọmọbẹ̀ ní kàpá ìforíkọ jẹ́rú kò sí rí náà kìtàbà lọ́hì aléìkún ọlọ́lẹ́lẹ̀ gbogbo dáadọ́rẹ̀ gbádá òfin ni ó lọ́sọ̀fin ni ó gbogbo dáadọ́rẹ̀ òfin وأحل لكم ما وراء ذلكم gbogbo ìtọ́jú wá yàtọ̀ sí dáa kàálẹ̀ ìlúbìnrin ayọ̀dá ẹmọ fẹ́. a tẹ́bìtà rúbi amúhálìkún. ọgbẹ́ ọgbẹ́ àjọ́nu. èyí tó bá wá yàtọ̀ sí léyìí alẹ́lẹ́fẹ́ wà ní nínú practical step tàbá fẹ́sẹ̀ sàyàwó tàbá fẹ́sẹ̀ sí ọkọ ọ̀kan ní gbogbo dáa kàálẹ̀ yìí gbogbo ọ̀jẹ́ kan ní ìyàwó yẹn wọ́n gbọ́ ọ̀jẹ́ kan

ẹ̀rí pé ọ̀rọ̀ ẹ̀sìn wá gbà ẹwà wò bá ṣe ń fẹ́yà bá ṣe ń lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí là ń kọ́ lù pípa rẹ̀ ní kọ́ wa pípa àmọ́ nígbà yẹn lójú wa kan àlẹ́fẹ́tìbá àlẹ́fẹ́tìbá àlẹ́fẹ́tìbá ìkọnu sókè ní kí mo fẹ́ fẹ́ tàbí ìkọnu sọ́kùnrin kí mo fẹ́ fẹ́ tàbí ìran àyàn sí wa ẹ̀sìn wa gbà láàyè kí o ọkùnrin kọnu sóbìnrin títà ọ̀fídà fẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ lọ omi náà lè kọ sóbìnrin ọ̀dá ìbẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ àríyá àti lè rán àyàn bá sáyìn bẹ̀rẹ̀ sí sọ̀fíyà àbá sáyìn mo fẹ́ yẹn yín sí bọ́dà Ibrahim pẹ̀lú lè wáyé ìgbà mí ń bẹ òbí a máa fọmọ obìnrin rẹ̀ lọ ẹ̀yàn mo fẹ́ kọ́ bá ń fẹ́ ọmọ mi ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí ò ní kí tẹ́kọ̀ọ́ wa wá sáyé ni kéjì mọ́ fi wá wá sí kí ni ló fi wá sáyé kádó wá kọlu sóbìnrin kádó bá sọ̀rọ̀ àwọn nǹkan bẹjá ń pè ní asifat asasiya asifat asasiya àwọn àròyìn ìpìlẹ̀ téèyàn máa wá lára ọmọ ìlú fẹ́fẹ́ àwọn qualities táà máa ń wá lárùmí tá bá fẹ́ fẹ́ tá bá sí lè jẹ ẹ̀dá quality yìí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì ní sọmárì rẹ̀ mẹ́jọ ni mélòó mẹ́jọ lọ́dọ̀ àwọn àfáà tàbá ní ní sókè dáàpọ̀ sí wẹ́wẹ́ wọ́n fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí ká ìlàròmí dáfẹ́ kọlu sí àkọ́kọ́ ń bẹ̀ àdín àdín kárẹ́sì lára rẹ̀ ẹ̀sìn wo la ń sọ yẹn ẹ̀sìn Islam ó ní kólítì àkọ́kọ́ tó gbọ̀ngbọ̀n tí èèyàn fi máa ń fẹ́ yàwó nígbà náà dìde sallallahu alaihi wasallam anábì ó ní túnká olè mọ́rẹ̀ á di àrìbáì túnká olè mọ́rẹ̀ á di àrìbáì ó láwọn yẹn máa ń fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin ìjọba ó wà ní wáàsí kan àbágaba ní ó ní ànábì ní ká fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin múni láà hada mabuli majhul mabuni mabuni lil majhul ìdáhùn ẹ̀ máa ń ṣe ní kò sásẹ̀ mẹ́rin ìsẹ́ àwọn èèyàn rèé o wọ́n a máa fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin wọ́n ti gẹ́lẹ̀ wọ́n a máa fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin àkọ́kọ́ lìmáàlìhà lìjàmáàlìhà lìjàmáàlìhà wọ́n a máa fẹ́ tó gbọ́ ó bíútì ọrẹwà wàmáàlìhà wàmáàlìhà wọ́n a máa fẹ́ tó gbọ́ lówó tàbí bí ẹ̀ lówó wàhásábíhà wọ́n a máa fẹ́ torí pé ó níran rere wàdíniha wàdíniha wọ́n máa bẹ́ nítorí ẹ̀sìn fàgbàr bizati dín ìrẹ ìrìnkú ẹlú ẹlẹ́sìn ẹlẹ́sìn ní kọ gbájúmọ́ tarubat yada ọwọ́ rẹ̀ agbèrò nígbà náà sọ tí a yẹ máa torí ẹ̀fẹ́ àwọn lórí lọ́sọ mẹ́rin ìwúlọ́yẹ̀ muhammed alimariatu mutadayina alimariatu alimutadayina obìnrin tó lẹ́sìn ẹlẹ́sìn bọ́ọ̀lù àti mọ̀kọ́bìnrin lẹ́sìn àkọ́kọ́ ṣekiluha ṣekiluha ìbísí ẹ̀ mutajiba majuba tàbátí gbogbo ń lo ìjáàb ẹlẹ́sìn àmì ẹlẹ́sìn náà ó lè má lágbọ́ yẹ ẹ̀sìn yẹn o níbi táwọn àrùn ṣùgbọ́n kí ni àmì ẹ̀sìn ni wọ́n dá bẹ́ẹ̀ lórí ìborùn ó bẹ́ẹ̀ lórí ó bẹ́ẹ̀ lórí ìborùn kì sí nílẹ̀ lẹ́yìn náà olùmọ̀lọ́lásí ó ń kírun lẹ́yìn náà kò bí ìsáàkì program kò bí ṣeré ń wá wá sí wá wá sí gbogbo ilé ni aláàmàdà yúnihà àwọn àwọn àmì pé ẹlẹ́sìn ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́ bèèrè fatiwa gbogbo tẹ́bá ti rí náà máa kàwé èsì kò ní tí àkọ́kọ́ nù mùsùlùmí kìí bí bí máa rí ìjọba ọmọ wa nù obìnrin náà nǹkan kí náà wọ́n lára ọkọ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì al-khuluq al-khuluq ìwà ìwà wọ́n ní àánú sọ pé ìdá àlọ́bàkùn máa tàbídọ́nà dínà wà kòlùkọ́wò pàṣẹwìjú ọgbọ̀n sọ̀tún náà bí tẹ́ bá ti rí tẹ́lẹ̀kọ́ akọlù sí kóhùn bẹ́ẹ̀ fẹ́ ọmọ yìí tí inú yín dùn tí ẹ̀sìn rẹ̀ tó níwà ẹ̀yà ìyàwó fún wọn sallallahu alaihi wasallam kíláàbì ọ̀pọ̀ mẹ́rin níwà kìí fa wàhálà kìí só jẹ́gbà àkàrọmọ lọ́wọ́ rí kìí rìnkúrìn tábàbí nǹkan pamọ́ lọ́wọ́ tó bá ti mú náà láàpá ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta alúwíláàdà kárí pé yóò bímọ kárí pé ní kárí pé ẹni tó lè bímọ ní tó lè bímọ ní jẹ́ ma wá tó lè bímọ ní sábẹ́ kan lọ bá ẹgbẹ́ yọ́kan sallallahu alaihi wasallam ó yóò yí sí ọlọ́run mo rí àwọn tí mo fẹ́ fẹ́ ọ̀rẹ́ wa ọ̀tẹ́ mi lọ́rùn ó ní ìran wọn kò lè bímọ mo report kò fi pamọ́ ó give report detail negative ti bẹ lára obìnrin yẹn sàábé yẹn ò fi pamọ́ fún ànábì ànábì ọ́fíìsì ànábì ọ́fíìsì ó tún wọlé lẹ́ẹ̀kejì ọ́fíìsì ngbọdẹ rẹ kó tazawwaju liwalud. tazawwaju liwalud aliwalud. bẹ́ẹ̀ ni mo bá tó dókòwé ó mọ yọmọ ní kìyàmù ọkọ̀ sàmì ní ẹ máa fẹ́yàwó nípa ẹ nífẹ̀ẹ́ sí ní oṣù bímọ wọn bẹ́ẹ̀ bí pípọ̀ bá nídìí. kó láti wá mọ̀ pé àwọn olèbí máa ń pọ̀sọ̀fọ́ yìí náà ló ti tẹ́lọ̀ àwọn fámìlì ìyá ẹ̀rọ mélòó bí àwọn ẹgbẹ́ ẹ̀mí ti lọ́kọ̀ mélòó bí nígbà náà ọkọ̀ èyí lẹ́ẹ̀ni àyẹ̀kú wà medical line medical line wà wọ́n pè ní fásitì bíi bàbá débi àwọn ìkídà tó ti bá sí a lè sí test for marriage or not ó tó kọjá pé à ń yẹ ìgbèrò ìjẹ́ latex yàtọ̀ sí pé ẹ̀wọ̀n group blood group group group no genotype yàtọ̀ sí yẹn gbogbo ẹ̀rọ wà kódà mẹ́lá àwọn ìlú kan lè jẹba fẹ́ sí marriage atọ́kọ àtìyàwó ẹ lọ fún general medical check-up kan tó lè approve marriage yìí ibi Saudi Arabia wílò láti mọ̀ ṣùgbọ́n tó bá ní pé afẹ́ fi sàánú obìnrin rí alìbẹ̀ tí o lè bímọ ọlọ́run ti sọmọ fún wa alìbẹ̀ ìgbà míì ń bẹ́ẹ̀ ẹni tí ó lè bímọ gan lọ́tọ́ sí wo gan lára pápẹ́lẹ́ sí brọ́dà ni ìkọkùnrin a máa lè ó lè gómìn lásìkò ṣùgbọ́n kò sí tó lè dọmọmọ lára rẹ̀ àwọn ẹyin kò lẹ́yìn rárá àìlẹ́yìn òkèkọ́ yìí má lè gómìn sùn yóò ti pọ̀jọ́ gbádùn irú gbádùn tí ẹ tọ́lẹ́tẹ́yìn wà bẹ́ẹ̀ ni wọ́n gbádùn bẹ́ẹ̀ ẹwà wá ọmọ ìyá tí ó lè bímọ ọmọ ìyá tí ó lè bímọ ẹ wà papọ̀ ọkọlá yọ́ máa lọ kò ní sí wàhálà kò ní sí wọ́n máa ṣe yẹn wọ́n máa ṣe yẹn kájọ jáde wọ́n máa gbádùn ìdí ẹlẹ́ẹ̀kẹrin alibakara alibakara nínú ìdá àmọ́ wá dábábẹ́ fẹ́yàwó nínú quality ni pé ẹni tó ní bàlẹ́ yìí tó wà fájì ìlẹ́sẹ́gẹ́ ni ìyẹn máa wá níyàwó ìyẹn máa wá níyàwó eléyìí wọ́n gbẹ̀dí kẹ́rù jáàbẹ̀ ìrẹ́lá tààrà ni ọlọ́fẹ́yàwó wà fẹ́ àbílẹ̀ kan ó sọ kẹ́ni ó fẹ́ abílékọ abílé abílékọ ló nípa ẹ̀lẹ́ kí ló tọ́ ọ̀fẹ́ ọlọ́mọge ẹ̀ẹ́jọ máa ṣeré tí ẹ̀ẹ́jọ máa dọ́wọ̀ ẹ̀gẹ̀ ẹ̀ẹ́jọ máa rẹ́rìn ẹ̀ẹ́jọ máa lọ́mọ́ra yín ó wá ní bàbá òun tó jáde láyé tó sì láyé náà ó fi àwọn ọmọbìnrin lẹ̀ tí ó sì ń torí ẹ̀ ló ń fi lọ fẹ́ abẹ́lé kọ́ àwọn àbá ń bẹ̀ pé ìtọ́kù gbọ́dọ̀ tó máa wá ní ọmọ bí wọ́n á ní ìdílé pé ẹni ọba kọ́ jábàlẹ̀ obìnrin tó kọ́ di ọkùnrin láyé obìnrin kì í gbàgbé kódà tó máa fìyà jẹ́ ìsìnmọ́nà tuntun lẹ́yìn náà òbíjọ́ bá ní ìdílé ọkọ̀ kan rí tó kó má sí kọ̀ǹtò ètò ti gbọ́n lọ ó ti nága ó ti náwó tẹ́gbọ́kọ̀ tó fẹ́ gbẹ̀yẹ ọkọ̀ burúkú ni ló sì tó wọ náà rí ni kò ní rí ẹ tó yí ọkọ̀ rẹ̀ ìwà pé ọkọ̀ àárọ̀ rẹ̀ tó gbàdùn tó fẹ́ bá wọ náà lò gbogbo àwọn ohun ti bẹ́bẹ̀ lọ ìfẹ́ òpin sí ìdálára ọkùnrin àkọ́kọ́ lọ́kọjá balẹ̀ díẹ̀ ìmọ̀ àdámọ́ wọn ni kíkò nígbàgbé lẹ́fẹ̀rẹ́ lómi ń bẹ wọ́n kọ́ àwọn ẹ̀ wọ́n bá tún pàdé ilé ọdún lẹ́gbẹ́ wà tún ṣe rẹ́gí lẹ́gbẹ́ wà tún ṣe rẹ́gí ọ̀ràn ní ìjọ òun wọ́n ilẹ̀ ọdún gbogbo ọmọ tó pàdé ya rẹ̀ sí mọ̀ pàdé ń rìn náà lọ àti tún yanjú ẹ̀ báyìí o tó wà ní aláàjì bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ àpò ìkòkò tó bá wọn lọ́dún tó dáa الله أكبر ẹni dàgbà gbọ́ lórí orí ìlú ẹ̀ ṣùgbọ́n àwọn ìlú dáhùn ìfẹ́ abilékọ ọwà pápọ̀ ilé ìsìn láti rẹ̀ lẹ́kún láì bá tọ́jú ọmọ ẹ̀ láti ìwà ara rẹ̀ tó ń gbèsè ayé gbogbo lọ́wọ́ abẹ́ẹ̀nà bá ìpìlẹ̀ tọkùnrin kan máa wá àbílẹ̀ kan àbí ọlọ́mọdé obìnrin náà rẹ̀ tí ó ti lọ́mọ rí ní ọmọ wá rọ́dà sínú abẹ́ẹ̀kọ́ ni kódà bá ń dá àmàtí pọ̀yàwó lẹ́kùnrin náà fẹ́yẹn ẹgbẹ́ wá kò brand new brother ẹlẹ́ẹ̀kan alìjàmáà ẹ̀wà beauty kọlọ́mbà wá sí àrí obìnrin tọ́lẹ́sìn ó níwà ó lè bímọ ọlọ́mọdé ní òtúnlẹ́wà tó gbé parí sẹ́nu abọ́gbé parí sẹ́nu ó pé pé ṣe alábìdájò sí ní àsàlẹ̀ rẹ̀ ìgbọ́jọ́ ti lọ adẹ́ntọ́ adẹ́ntọ́ gbọ́n لا اله الا الله لا اله الا الله